الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته بتي أبا لا يدني بيرتي أنشاء الله ọ̀nà ni al-asbabu allati addat ila zuhuri al-bida'i <clears throat> àwọn ìdí tí ó lìdí sí bí àwọn àdádálẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní máa nínú ẹ̀sìn àti ṣe àlàyé fún ara ìkàtà ń pè ní albida'atu àwọn albida àdádálẹ̀ nínú ẹ̀sìn ọ̀nà ni àwọn nǹkan tó ṣe ọlọ́bọ̀ òfin rán nabi sallallahu alaihi wasallam gbé kàbí ṣe ẹ̀sìn bọ̀ àwọn èèyàn fúnra wọn ni ẹnìkan ló jókòó tó gbé kalẹ̀ àbáwọn kaná kóra wọn jọ tí wọ́n gbé ìròrí kẹkàlẹ̀ ní àbí tí wọ́n gbé àwọn ìjọsìn kẹkàlẹ̀ ní tí wọ́n fi jọsìn fún Ọlọ́run Ọba àdètúmọ̀ àwọn àyàtù wọnú Qur'an àti àwọn ahadith wípé gbogbo àwọn nǹkan báyìí o nǹkan tí kò tọ́ ni bẹ́l ẹ̀sìn Ọlọ́run Ọba ti pé láti gbà mọ́ lẹ́yìn ìgbà náà so mimma la shakka fihi anna li'tisama bil kitabi wa sunna fihi uh, manjatun min al-wuqu'i fil bid'i wad dalal so Sheikh Salih Al-Fawzan hafidhahullahu ta'ala wani kusi sí iye méjì am um, kíyàn gba al-Qur'an ati sunna kíyàn gba mọ́sẹsìn ibẹ̀ ni ọláwà lílà kó níbi ma kó sí àwọn àdádálẹ̀ àti àwọn ànù tí wò bá ti fẹ́ sọnù ní tí ẹ nǹkan tó bá sàtìfi ṣe ìsìn Ọlọ́run Ọba

ìtumọ̀ ní pé ọ̀nà ọlọ́run ọbẹ̀ yọkan ní lọ́lọ́ fi ní pé sebil ọlọ́run ló ní singular báyẹn mú front ọlọ́run wà ló subul jamu ní ẹ plural so ìtumọ̀ nípa àwọn ojú ọ̀nà pọ̀ gan àmẹ́yọkan náà lọ́nà ọlọ́run bẹ̀ so fatafabuqa qabikum an sabili tẹ́ bá lọ́rin àwọn ojú ọ̀nà yẹn yóò jayin kò lójú ọ̀nà ọlọ́run ọba yẹn wa qad waddaha dhalika an-nabi sallallahu 153 annabi sallallahu alaihi wasallam ti wá ṣàlàyé níbi ẹgbàwátí ibn mas'udin radiyallahu anhu tó gbà látọ̀dọ̀ anábi sallallahu alaihi wasallam ó ní khatta lana rasulullahi sallallahu alaihi wasallam khattan anábi sallallahu alaihi wasallam ó ya ìlà kan sínú yẹ̀pẹ̀ fún wájọ́ kan ó fẹ́ ó ń ṣe àlàyé fún àwọn sahaba ridwanullahi alaihim ó wá draw line kan sínú yẹ̀pẹ̀ báyìí ó wá ní hadha sabilullah ó wá ní ṣẹ́rẹ́lẹ̀ tó lọ straight yìí ثم خط خطوطا عن يمينه وعن شماله lẹ́yìn ìgbà náà ànábì wá yà àwọn lines mi ànábì láyé but dídò kọ́lọ̀ ti fi hàn ànábì sallallahu alaihi wasallam àwọn kẹjọ padà ṣẹlẹ̀ ànábì fi ń ṣe ó fi ń kọwa lẹ́kọ̀ọ́ kálíbà pé àwọn nǹkan bá so ànábì wá yà àwọn khutut àwọn ìlà an yaminihi wa an shimalihi tó gbogbo wọn divert látara straight line yẹn àwọn kan yà ká ní Ghetto Street káwà láwọn branches tó wá fán káàkiri látara Ghetto Street yẹn bá nẹ́bí ṣe kọ́ wọn yẹn àníbíwá ní pé wa hadhihi subulun ṣẹ́rẹ́ àwọn ilé ojú ọ̀nà yíò ala kulli sabilin minha shaytanun yad'u ilayhi gbogbo ojú ọ̀nà kọ̀ọ̀kan yẹn ló ní shaytanu kan tí ń pèpè sí bíbẹ̀ ojú ọ̀nà ni ìtọ́lọ̀ ni a tẹ̀lé nù gbogbo àwọn ojú ọ̀nà tó wá yà kó lójú ọ̀nà àfáàmù ń sálẹ̀ pé imma shaytanun minal jinni aw shaytanun minal ins àìdà kó jẹ́ shaytan èṣù gangan nínú àwọn àlìjànú àbí kó jẹ́ èṣù nínú àwọn èèyàn ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون إلي ni ojú ọ̀nà mi o tó lọ tààràtà ẹ má tẹ̀lé ẹ má wá tẹ̀lé àwọn ojú ọ̀nà mi o kó má di pé yóò lọ yà yín kò lójú ọ̀nà Ọlọ́run Ọba a eléyìí ni nǹkan t'Ọlọ́run bá fi ń ṣe wáàsí fún yín lọ́lọ́ fi ń sọ àsọtẹ́lẹ̀ fún yín kẹlìbà wà nínú àwọn tí wó páyà Ọlọ́run àlàyé ìjẹ́ kó yíwa pé tó wà náà bá ti kú tán oó sallallahu alaihi wasallam ojú ọ̀nà wọn ó sì bẹ ojú ọ̀nà wọn tó wọn àtàwọn sàhábà wà lórí ẹ̀ yóò remain àmọ́ yóò padà wá láwọn ojú ọ̀nà kan tó ṣe pé àwọn náà ó já kò lára ojú ọ̀nà yẹn ni probably àwọn náà in fact eventually àwọn náà claim wípé kódà ojú ọ̀nà tàwọn gangan lójú ọ̀nà ọ̀rọ̀ wọn bá àti tójú ọ̀nà nẹ́bì sallallahu alaihi wasallam in tí ó kàn ma fi mú wọn ní pé òun náà ni tíra Ọlọ́run ọba àti súnà nabi sallallahu alaihi wa sallam kí lọ́lọ́ bá wí kí là nabi wí ni sallallahu alaihi wa sallam kí ni ka táwọn sahaba ridwanullahi alaihim ajma'in kí ni ka ti wọ́wà ní orí ẹni so faman a'rada anil kitabi wa sunnati tanaza'atu tarafu al-mudallila wal bid'u al-muhdatha èyàn tó bá liwá gúnrí kò níbi ìmọ̀rin orí Qur'an àti ojú ọ̀nà nabi sallallahu alaihi wa àwọn ojú ọ̀nà tó ti sọnù yìí yóò padà mú Ah, àwọn bídá àtẹ́ṣẹ̀ dákalẹ̀ yẹn yóò padà rí ẹni yìí because tó bá ti tẹ̀lé Qur'an àti Sunnah yóò easy láti misguide ẹ yóò easy láti jẹ́ kó gbata jẹ́ nígbàtí wọn ó mọ̀gá tó wọn Qur'an àti Sunnah sama ti gbélé ìfún ọba ìwọ̀n náà kan gbani so fal asbabu lati addat ila zuhuri libida'i tatakhallasu fil umuri taliya ṣe ráwọn ìdí tó wá fa tí padà wá jẹ́ kí àìmọ̀kan kí bídá àdádálẹ̀ nínú kó padà wá fọ́nká débi wípé súnnà padà wá di ó padà wá di pé àwọn èèyàn pè ní nǹkan tuntun ní ẹ̀sìn tàbí tó bá ń ṣe súnnà wọ́n ní ààrẹ ah, ẹ̀sìn tuntun náà ń gbédè whereas intel yìí ń ṣe tẹ́ bá sínú Kùránì ẹbà mẹ́wù bẹ́ẹ̀ sí ahadith ẹbà mẹ́wù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí Sahih Muslim ní tí ń ṣe yẹbà mẹ́wù kódà àwọn nǹkan mẹ́wà tó ṣe pé àti bẹ̀rẹ̀ gẹ́lẹ́ ti bá ti à intel yìí ń ṣe òun ah nǹkan tuntun nǹkan tó rẹ̀ṣẹ̀ wá gbédé tó ṣe pé in reality tuntun ni òun ló padà wá di pé ah òun gẹ́gẹ́ lẹ́sìn ìwọ náà wo wọ́n ní pé tijaniya matalan wọ́n ní tijaniya tijaniya ni ṣebí nisba ni sí Ahmeda tijani Ahmeda tijani tó kú kè tí pé 300 years àbí 200 years anẹ́bì ti kú láti 1400 years ẹnìkan wá ń ṣe nǹkan tánàbí ṣe ní 1400 years ago òun pè ní tuntun ẹnìkan wá ń tẹ̀lé nǹkan ahmada tijani tí ó ti pé 200 àbí 300 years ó kú wọ́n wá ní pé òun gẹ́gẹ́ lẹ́sìn òdodo ah, ah. ṣe hadad mizan ihun mizan wọ́n láfí mú à so in tó ń fa ni wípé àìmọ̀kan ti already bolẹ̀ bídá ti already bò wá mọ́lẹ̀ in ta ń rí tabájí in ta rí ní ẹ bẹ́ẹ̀ sí rédíò bídíà rẹ̀ in tẹ́ rí náà bẹ́ẹ̀ sí fóòn tẹ́lọ facebook youtube in tẹ́fẹ́ rí náà nìyẹn in tó pọ̀jù nìyẹn àwọn ah, yẹn tó wá bílì wípé automatically olódodo ni interfin òdodo kan yẹ o wallahi kò sí nínú ẹ̀sìn pé interfin òdodo ni pé ah wọ́n pọ̀ ara kódà tẹ́ bá olókùn rán dáadáa ọ̀pọ̀lọpọ̀ nínú gbà lọ́lọ́ mọ́ ń blé mọ́ alkẹ́fẹ́rọ̀ alkẹ́fẹ́rọ̀ alkẹ́fẹ́rọ̀ káwọn èèyàn pọ̀ ọlọ́ni wa aktharuhum la ya'lamun wa aktharuhum wa aktharuhum so ká má fi ẹjọ́ ju so nínú àwọn ìdí tó fa tí àwọn àdáadáa lè fi fán káàkiri tó fi wá di wípé òun làwọn rí gẹ́gẹ́ bí ẹ̀sìn èyí tó wá jẹ́ ìtànàbí mú wáyẹn àwọn gẹ́gẹ́ bí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá ní àkọ́kọ́ òun ni alìjáhalú bí àkámi dìí òun ni large scale àìmọ̀kan àìmọ̀kan tó kún tó lágbára tí ń bẹ fún àwọn èèyàn nípa àwọn ìdájọ́ ẹ̀sìn ibi táwọn èèyàn ṣàìmọ̀kan dé kódà àwọn ọ̀rọ̀ tó kéré jù nínú ẹ̀sìn tó fẹ́ kéré jù ọ̀pọ̀lọpọ̀ fẹ́ nímọ̀ ń parẹ̀ mẹ́ wọ́lá ìtẹ́ àwọn ọmọ tẹ́yìn bá tún wá bí àwọn tún wá ya times 2 aláìmọ̀kan mlomi ni òun bí lùkà ah, èmi mọ̀ kí mi ò mọ̀ nǹkan much but àwọn ọmọ tí mo bí àà ah, mo gbìlọ̀ jẹ́ kan mọ̀ nǹkan ẹni mi ò tí ẹ̀ kí ẹni pẹ̀sẹ̀ rárárárá so àìmọ̀kan ẹ bó bá ṣe ń lágbára sí bẹ́ẹ̀lẹ̀ sí yóò ṣe mọ́ change sí ẹ wàláì nínú church ní ìsinmi ayé mo àwọn fídíò kan àjẹ̀bá tún gbé báyìí àyàn tún gbé bọ́ọ̀lù pastor wọ́n tún gbá bọ́ọ̀lù church báyìí ah mo ń gbá bọ́ọ̀lù àwọn evil spirit àmì ah, obìnrin wàláì wọ́n gbómi síwájú báyìí tán kó àwọn obìnrin síbẹ̀ táwọn obìnrin wọ́n sì bọ́ tó wẹ́ nìkan náà wá church wàláì wọ́n sì yọ tó wẹ́ nìyẹn wọ́n sì kó church church ni wọ́n sì sí gbogbo ààrẹ nílẹ̀ fún báyìí níṣẹ́jú gbogbo àmọ́jọ́ christianity ò ìgbà tí kìrìsìtẹ́nì ti dì báyìí nígbà tí wọ́n ti já ìsìnàjò ọkọ́ lọ́dọ̀ àlẹ́bẹ̀ ìsàlẹ̀ ó ti di pé anybody mọ̀ tánàbí ìsàmúwà mọ́ ilé kan dé yóò sì gbé ti ẹ̀wá tọ̀wọ́dé yóò gbé ti ẹ̀wá eléyèdè yóò gbé ti ẹ̀wá kò dẹ̀ sẹ́nì kankan tí ó sọ̀rọ̀ di pé àwọn yóò sọnù kò níbi tánàbí yẹn mú wá tán bá ti gé kò níbi tánàbí yẹn mú ṣètọ́nù ti mú wọn báwọn

ẹ̀sìn pé sàtìmọ́ ṣe ti ẹ ìwọ náà lè ṣe ti ẹ jẹ́kẹ̀ mínà ṣe tèmi lóbi pé olè lọ́dọ̀ àwọn christian ni mọ́ ní ṣe pé àwọn christian nìkan ní pé ẹ deeper life lókọ ẹni kíníkà ló correct in tí pastor ẹ sọ ó takó ó takó báìbù ó lè rí ó wọ́n kó tó lè rí because oníkálùkù ti wà lórí pé wo gbogbo àná àtijọ́ mọ̀ ẹ́kẹ́ gbogbo wa àmọ̀ kátà náà bí wà lórí ẹ̀mọ́ so kóníkálùkù sàmọ́ ṣe tiẹ̀ lókù báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn mùsùlùmí náà ṣe wá ń ṣe lé ní àìmọ́kà ti gbálẹ̀

ó possible látara pé wọ́n ti bẹ̀sìn jẹ́ tẹ́yẹnyẹ́ ló fi jẹ́ kí in tí ó sì padà ṣẹlẹ̀ náà ni ẹ fi áàkìrì zaman gẹ́gẹ́ bá lẹ́mìsẹ̀ ṣàlàyé pé àwọn tí ayé ò parẹ́ mọ́ lórí wọn ò ní mọ̀ Allahumma wọn ò ní mọ̀ pé kíníkẹ́ ní Allah wọn ò ní mọ̀ láfúrú Allahumma kódà tó bá padà yá kù ní sí Kùránì lẹ́mọ̀ láwọn tayé ó parẹ́ mọ́ lórí gbogbo nǹkan tí ó máa fàá kí ní ẹni pé àwọn yóò ní mọ̀ mọ́ èèyàn mélòó ní wa ló lè ṣàlàyé pé bá dẹ̀bí ṣe rí ni annabi tọ́lọ̀ rẹ̀ sí wa tí mo ń tẹ̀lé o ní àmá àmá ẹbẹ́ annabi ṣe mẹ́sìn wá ní àmá gbogbo tó jẹ́ kókókókó tó ẹ káàmà láyé annabi sallallahu alaihi wasallam káàmà fi lò nígbẹ̀ẹ́sẹ̀ ní ìsẹ̀mí ayé tiwa àmá àwọn nǹkan tí ó need àwọn nǹkan tí ó really ṣàǹfàní fún wa gan òun láwámà gbogbo ọ̀rọ̀ bọ́ọ̀lù báyìí ẹlòmí ha sórí ni gbogbo ọjọ́ tán bí tán dá chelsea kalẹ̀ tán dá bákà kalẹ̀ gbogbo àwọn kíní ẹlẹ́lòmí mọ̀ lórí busy pẹ̀lú ni ẹ̀

ní pẹ́lú bí mọ̀ pé ilé tẹ́ǹsọ olódodo àmọ́ fẹ́ẹ̀nú tí fẹ́ẹ̀nú bá ti jọba nínú ayé èyàn wàláhì ìbábánlá ìgbákòlù ó ródodo ó dẹ̀ mọ̀ change ẹlẹ́ẹ̀kẹta ni àtàásùbó lìlàárọ̀ kama níbi partisanship kí ní nǹkan àmàdáwà lálẹ̀

tí ó bá hùwà ìwà kìrìsìtẹ́nì ní ìwà àwọn kèfèrí ní bí ó bá rìn ìrìn àwọn kèfèrí ní bí ó sì iṣẹ́ àwọn kèfèrí ní falahul musta'an so àwọn asbábù yìí mẹ́rin ni bàbá bí yìí so wọ́n ni pé abẹ́rẹ̀ sí ni máa mú wọn ní ẹyọ kọ̀ọ̀kan inṣáàlá ṣùgbọ́n ibi táwọ̀ ti dúró fún tèmi ní inṣáàlá tó bá tún di ìjókòó wa tó ń bọ̀ wá gbogbo àwọn ọ̀rọ̀ ẹyọ kọ̀ọ̀kan yìí tí àwọn àdádálẹ̀ àti àìmọ̀kan tó fi ń jòkó láwùjọ wá tó fún àndí wípé àti ẹ̀fẹ́ mọ́ ìtànàbí wọn bẹ̀ máa sallallahu alaihi wasallam inṣáàlá al-karim a tún tẹ̀síwájú níbi ma ṣe aláyé rẹ̀ an bí Allah subhanahu wa ta'ala kó fi ẹnìkọ̀kan wá ṣe kó ń gẹ oríire kó sì wá nínú àwọn tó lè tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam tí ó dẹ̀ bá wọ aljanna kó má sallallahu alaihi wasallam tí wọ́n sallallahu alaihi wasallam هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته